b bàtà d dùndú g igi B gbogbo G jọ̀wọ́ k kọ́kọ́rọ́ l labalábá m méjì n nísinsìnyí p pátápátá rí rìkíṣí sí sálúbàtà ṣí ṣíbí tí tata wí wàrà yí yànmùyánmú.